إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إبتي أبالا يدليني ني joko itoko ja una ni <clears throat> <clears throat> Um, àwọn nǹkan tó ma ń gbé yẹn jáde kó nínú ẹ̀sìn Islam àwọn kíní kan bẹ tó ṣe pé tí yẹn bá ti lè ṣe lásán àbí àwọn ọ̀rọ̀ kan bẹ tí yẹn bá lè wí àbáwọn ìgbàgbọ́ kan bẹ tí yẹn bá lè ní èyí ó jáde kó nínú ẹ̀sìn Islam èyí ó kó nínú ẹ̀sìn Islam tí yẹn bá dẹ̀ kú lórí bẹ́ẹ̀ <clears throat> èyí ó ṣe gbére nú náà ni eléyìí ọlọ́ọ̀bá ló sọ Ànábì ló sọ sallallahu alaihi wasallam kìkín ṣàwà

àṣí nínú nǹkan tí ó sọ yẹn pé a ah, sí pé o kí ń ṣe musulmi mánù tó bá ti gúnríkò níbi ẹ̀sìn aláwọ̀bá tán yẹnyẹ nínú ẹni kúfùrù tekzib kúfùrù ìpé ọ̀rọ̀ aláwọ̀bá nírọ́ àbí ìpé ọ̀rọ̀ annabi nírọ́ sallallahu alaihi wasallam ka kúfùrù kùfàrí kùrèṣì gẹ́gẹ́ bí eh, <clears throat> straight tí wọ́n ní kí wo àwọn ògbá tí wọ́n nínú ẹni bí kíyàn ní àyàkókò náàkí kí yẹn lágídí gan àṣẹ ìwà burúkú ni kí yẹn lágídí tamati ma yàgbé à lágbájá kódà kò sí bẹ́ẹ̀ ṣe sàlàyé fún tó ó lágídí kò nígbà wàláhì nǹkan burúkú náà fi ń ròyìn ẹ̀wò mọ́rò bí àà actor ni mí kódà Van ni mí àmì ni bá in tọ́lọ̀ fi ròyìn àwọn èèyàn gidi ní ni pé ẹ ṣàlàyé òdodo fún mi ẹ ṣàlàyé sódodo lélé kí ẹ wá jálá ọkàn

ọkàn wọ́n dẹ̀ fi rẹ̀lẹ̀ wípé òdodo ní ìstíyẹ̀tì wọ́n dẹ̀ tó takò náà kọ́nàkùn sọ wákó níbi ewu agidi ọkàn báyìí nínú ẹ̀ ni kúfùrù ṣírkì billahi a o ni kúfùrù tó ní ṣe pẹ̀lú kíyàn ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lè ta ti ń ṣe àlàyé ní àwọn ọjọ́ tó ti pẹ́ amma nifaq al-i'tiqadi wọ́n fẹ́ mú ẹnu bà díẹ̀ nínú nifaq àti ṣàlàyé wa idharul islam in tan pè ní nifaku ni pé kó fi kúfùrù sínú ara rẹ̀ àmọ́ kó gbé islam jáde níta outwardly aripo ń kírun òun gbáwẹ̀ àfáyí musulmi tó dáa ní eh wọn àwọn náà kọ́kọ́ dé mẹ́sàlásí àmì nínú ọkàn rẹ̀ òun fi ni o àwọn nǹkan tó wá mọ́ fa nifaki àbáwọn nǹkan tí jẹ́ nifaki ó pọ̀ gan ó dàbí nípa ti ṣàlàyé díẹ̀ sí iwájú ya kákẹsọ̀rọ̀ kékeré parí bí i sí wọ́n ni fayumkin an yu'adda naw'an khamisan wa yumkin an yuqal innahu dakhilun fi kufri at-takdhib nifaq al-i'tiqadi náà alifi sínú kufru at-takdhib kufru ìpọlọba ní irọ́ àti pé annabi rẹ̀ nírọ́ because nínú máìdíẹ̀ àsílọ́lọ́ọ̀bá ń sọ lọ́dọ̀ tí ọ̀wọ̀ tánàbí ń sọ yẹ kò wọlé èmi ò gbà nínú máìdíẹ̀ àmọ́ ń gbé jáde pé ah kódà àjọgbà náà ni so nínú ọkàn rẹ̀ o ń pè ọlọ́ọ̀bá ní ẹran wàláyì mílòmílò yẹn tó ṣe pé tẹbárẹ́ lómìntà ló fi jẹ́ pé ẹ ma ń sọ lé ọ̀pọ̀lọpọ̀ gbà pé tẹbárẹ́ lómìntà tẹbá ń sọ̀rọ̀ báyìí ah mọ́ ti sọ tó wà nínú máìlì ẹni ẹ̀wọ̀ in ti bẹ nínú ọkàn ẹlòmí burú wa wàláhì mo ti rẹ̀ tó ti lámọ́lẹ̀ ẹ̀gbì tí mo wà ní ike gbogbo ẹ̀sìn yìí àwọn ṣe kíníkan òun ni wàhálà ìhun ní dáwà láàrẹ láwùjọ wa ah sí dáwà lálẹ́bọ́ wàhálà ti wà láwùjọ wa àgbákò ti wà láwùjọ wa fìtínà ti bẹ láwùjọ wa ó ti jòkó àwọn èèyàn wá ah kọlọ̀nkọ mọ́ pàwárẹ ni because wà láyé ojú ọ̀nà parun lélẹ̀ tó bá ti di pé aburú àwọn èèyàn rá burú sí nǹkan kan mọ́ tó bá rẹ́ nìkan tó wá jàjà dìde tó ni kí ní yíó àbí tó ni lágbájá o whereas inter aburú tẹ́lì í ṣe gan àwọn ìwá yóò wá di pé alábúrúlẹ̀ yíò mọ̀ yìí ẹ̀yìnlẹ̀ ń ṣe kíní kan ẹ̀yìnlẹ̀ ń ṣe kíní kan pàápàá jùlọ kó wá jẹ́ pé èyàn tẹ́ ìṣàlàyé pé alábúrúlẹ̀ yìí ṣe alẹ́ ni yìí ń kó yí wọnú náà lọ ní yóò di pé ah o ń bú àwọn àgbàlagbà wallahi àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà náà ń bú àwọn kíní the same thing táwọn tán lú àgẹ́sà nabi ni sallallahu alaihi wasallam ok kíní ka táwọn kẹfẹ́rí mọ́ sọ́fà nabi báyìí wọ́n ni ọkùnrin kọ́ yasubbu asnamana ويسفه أحلامنا انت ما صنية ولا النبي يسب أصنامنا أمبوا ولا وبا ويسفه أحلامنا àwọn ọlọ́gbọ́n wa àwọn àgbàlagbà wa àwọn olórí wa ànábì ń pè wọn lómúgọ̀ ànábì lọ́dẹ̀ ni wọn níta níbi dẹ̀ sọ ní pé ń hmm, pè lọ́dẹ̀ ni wọn a ní ká ń pè yí síṣẹ́ wà láìnú náà ni àbújá ìlúòtọ́ olè bá ọkùn ànábì lọ́lẹ̀ bí ànábì lọ́mọ sallallahu alaihi wasallam Abu Lahab ọkù annabi ni àbúrò bàbá annabi ni sallallahu alaihi wasallam tí bá ń ṣe gbẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ̀ kí náà pé àmọ́ um, Jubayr bin Mut'im Umayya bin al-Khalaf Utba bin Rabi'a àwọn kẹfẹ́ rí pọ̀ báyìí tó ṣe pé wọ́n lè ní annabi kódà lórí lè ní annabi ní bin al-Mughira bàbá Khalid bin al-Walid àti alwalid walid eh, eh, bin al-Walid gbogbo wọn kò sí tí ó jù ànẹ́bì lọ níwọ̀ sallallahu alaihi wasallam àmọ́ tó gbá nẹ́bí ń sọ òdodo fún wọn wọn ò fẹ́ gba òdodo yẹn wọ́n àmọ́ sọ fáwọn yẹn pé ó ni wọ́n oníwọ̀wọ̀ náà tawhid so tẹ bá ti rẹ́nì kan tó ṣe pé in tó mọ́ ń sọ tí ẹ̀ kìí ṣe pé ń sọ fún yín pé òdodo lélẹ̀ in tó fẹ́ mọ́ sọ fún yín ni pé àwọn àgbàlagbà náà ń bú wọ̀lá ẹmọ̀ pẹ́ ni ò fẹ́ sínsìn kò fẹ́ sí ọlọ́wọ́ bá ṣe ó fẹ́ defend personality ni gbogbo àwọn kíní nǹkan nínú nǹkan tó mọ́ ń kó bá ẹ̀sìn èyẹ ni so wakọ̀dá adda anwa al-kufur al-akbar arba'in kullan min al-allama a as-san'ani fil-udda al-allama as-san'ani agbafa sunna yẹ wọ́n kàwẹ́lẹ́ pé àwọn anwa al mẹ́rin tẹ́bẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ na sheikh hafiz al-hakami sheik hafiz al-hakami wallahi àpẹẹrẹ ni wọ́n <laughs> fún èyàn rí wallahi sheik hafiz al-hakami ẹlẹ́kọ̀ọ́jẹ́ ká wo bí àwọn àfá má ṣe ń tọ́ àwọn ọmọ wọn káwa náà gbábẹ́ ká tọ́ àwọn ọmọ wa hafiz al-hakami látara tẹ́rìbíà bàbá àti ya àti àmàbá yìí ń kọ́ àti kékeré náà ti lájú wọn ọlọ́wọ́ ọba àwọn àti sheik ahmed al-najmi rahimahullahu ta'ala àwọn méjèèjì níbi ẹgbẹ́ tọ́jọjọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmà ṣe ká mọ́dà náà jímí nígbé bàbá àwọn jẹ́ káwọn fẹ́ jáde kún olùlé gàtí yá wọn inú lé ní wọ́n ti hákùn àǹtà nínú lé látọ̀dọ̀ yá wọn ilé wọ́n ti ha ilé ìtàn hakami tó ti gbé Hafiz hakami wọ́n kú ní bí i 35 àárín 35 sí years wọn ò dẹ̀gbà púpọ̀ láyé wàláyé àwọn tíra tí wọ́n kọ máa rí jùlùkọ búlù wọ́n ní 1000 pages ma'arijul qabul tíra wọn takọ wọn láwọn tíra wọn láwọn orin wọn ní ọ̀rọ̀ wọn kí náà pé tààrífàtí ẹlùmí mustalah wọn kọ́ nípa ọ̀rọ̀ mustalah hadith àwọn example orin àwọn ilé wallahi ẹ jẹ́ káwà náà ká tíra náà wọn magidi ṣe rú hafiz al-hakami lẹ́yà fi so lórí wa bí gọ́ọ̀nà ìlú wa ní wà sábò sí yí èyí tó ti pẹ́sìn ọlọ́ọ̀bá jókòó ti jókòó sáà rẹ̀ láti kékeré tàbí kú bẹ́ẹ̀ lẹ́sìn náà àbí ọlọ́ọ̀bà kó jẹ́ káwọn náà lè rézi ìwọ̀n àwọn ìbáyìí láwùjọ wa a máa wá ń ti wá kí la fi ń kọmọ láwùjọ wa kí la fi ń kọmọ ẹ́ irọ́ àìmọ́ ní honesty tọ́mọ bá wà nínú class báyìí tọ́ga bá wọlé nínú wayek àbí neko tó expo tó bẹ̀rẹ̀ expo ọmọ tí ò bá kọ tó bá rò pé ah mi ọmọ yóò smart kí láwọn kọ́ yíṣù láti jẹ́ oh smart subhanallah so kíyàn smart o ní kíyàn ya ọ̀dára aburú tàà fi kọ́ àmọ́ dàgbà ní ẹ àti wọ́n rí nà tíjà aburú yẹ o ayò al-ikhwa àti rí nà tíjà aburú yẹ o fún àwà láàrin lójoojúmọ́ o à ń rí lára àwọn ọmọ tí wọ́n tí tó 14 15 16 years tàti di karahun tàti dọmọkọmọ láwùjọ à ń rí lára àwọn tàtù ti dàgbà náà táwọn náà ti dàgbà kàrà wọn bọ́ ṣe ń dàgbà sí èmi òbí àtẹ́yìn bá ń dàgbà kàrà wọn a máa dínkù lára yẹn ìfẹ́ ayé a lọ lára yẹn èyí máa ń bẹ̀rù pé sàárẹ̀ ti ń súnmọ́ àmọ́ ní pé ara àwọn kan báwọn tó ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ gangan ni ayé tó wó lẹ́nu Allah Akbar so o ní wípé àwọn kí ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ń bẹ fún wa lọ́jọ́ kí ta bá ń dákọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn ta bá dákọ̀ pé àwọn àfá ilé kò sí nǹkan kan tafẹ́ gbà ń bẹ̀ jù wípé a fẹ́ jẹ́ kó mọrú ayé tán gbé kí wọ́n náà lè bá gbọ́ bó ṣe gbérú ayé yẹn kó lè bá wá bó ṣe rí àwọn fámílì rẹ lórí irú nǹkan bẹ́ẹ̀ wàláhì kò sí tí yóò fi rí orí mú bọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ìbá kí ń ṣe pé kí yẹn dúdé lórí ẹ̀sìn Ọlọ́run Ọba àìjẹ́bẹ̀ tó bá di yamal kiyama

ìjọ ọ̀nà ma bèèrè lọ́wọ́ yẹ̀ pé kam labistum ọdún mẹ́rin lòrò láyé yìí labisna yawman aw ba'da yawmin ah, ọjọ́ kan la lo àbílájì ẹ̀dàkìjọ́ mẹ́rin lálẹ́ yìí ni ẹjọ́ ti ẹmọ́ bá ẹ̀dàkìjọ́ ma bèèrè lọ́wọ́ tó bá ń kájọ́ jọ́ mẹ́rin láyé ìwọ years tó years 60 years òun ló wá ti wá di labisna yawman aw ba'da yawmin ah, ìjọ kan lo àbí ilẹ̀ kan mọ́ ilẹ̀ ni àbílájì bí pé àárọ̀ sí ibi 12 o'clock náà ni gbà ó nílẹ̀ mọ́ wàláhì bí ó ṣe rí nìyẹn kí wá ní wàhálà e kí ni wàhálà wa ó já bí wọn lọ́ọ̀bá fa wà ápàdà kábàmọ̀ náà ni ohun tàbí ayíṣẹ́rí tàbá mọ́ ẹ̀yìn chance tasí nini lórí pé a sì mí lórílẹ̀ ayé tàbá wọn chance ti ń bẹ fún wa ní láti tètè padà squarely ní o síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá tàbá gbé squarely kó fẹ́sì kan totally pé ẹ̀sìn ọlọ́ọ̀bá lélẹ̀ ẹ wò èmi náà fẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ dákun in tó bá gbà láàfún àmọ́ káwà kú tán káwà dìwà yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi tọ́lọ bá ń ya laytani ittakhadhtu ma'a ar-rasuli sabila ah ó mọ̀ sí mi ó ìmá ti tẹ̀lé jọ́nà nábì suratul furqan nìkan yẹn ọlọ́ọba ah, ó mọ̀ sí èmì ìbá ti tẹ̀lé ànìyàn o ya waylaha mattakhadhtu ma fulanin khalilan mattakhadhtu fulanin khalilan ah ó mọ̀ sí èmì o ìbá ti mọ́ mú lágbájá lọ́rẹ̀ àfá ìtí mo mú lọ́rẹ̀ ló sì mí lọ́nà òun ló sì mí lọ́nà kò lè bí ẹ̀sẹ̀ ọlọ́ọba àṣí ìbá ti rí ojú ọ̀nà nabi sallallahu alaihi so látara pé wọ́n wá lífà yíwọn lórí ẹ̀sìn yẹn ó kọ wọn àwọn èèyàn gbàgbé ó kọ wọn mọ́lẹ̀ ní orípa rẹ̀ tí ó kọ wọn à ń mẹ́ṣẹ́ wọn à ń ṣe dùá fún wọn a mọ̀ ní pé rahimahumullah so a náà ní tíra tí wọ́n kọ tán pè ní wọ́n ní kọ̀sídà kan a àdàlíyà ni aljawharatul alfarida aljawharatu alfarida tán kọ tán ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kúfúrí ní bíbẹ̀ ìdí tàà bá fi ń ṣàlàyé ni wípé kamulibà kamọ́lì bá kó sí náà e, èyí tàwọn ṣàlàyé last lé ní last ní wípé ṣẹwàgàmọ̀ nǹkan tó kó sí kúfùrù yé o ẹnikẹ́ni tó bá kó sí ṣẹ́kù ní pé wà kúlù ha min áàdọ̀mì máa yẹ kúnù khataran wà áàdọ̀mì máa yẹ kúnù wùkúwàn ìdí tí mo fi dákọ̀ àwọn nǹkan mẹ́wàá tàti kàsíwájú gbogbo kí a ń sí ẹ̀yẹ́ ni a ń kómìnira ìsìn ọlọ́wọ́ bá ní a ń ṣẹmọ pẹ̀lú ọlọ́wọ́ bá ní a ń pẹ̀lú mídẹ́yìn ọlọ́wọ́ bá ní a ń ṣe dán ní gbogbo magic gbogbo ìdánwò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kí ẹ mọ́ àwọn kèfèrí lọ́wọ́ níbi ẹ̀sìn wọn ẹ́ kí ẹ gúrí kò níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá kí ẹ nígbàgbọ́ wípé ẹnìkan wà tí ìdájọ́ rẹ̀ ju ìdájọ́ ànábí lọ ìdájọ́ ọlọ́wọ́ bá lọ àbí kí ẹ níbi rí wípé tí má ti débì kan níbi ẹ̀sìn mo lè kò ní abí àṣẹ ànábí sallallahu alaihi wasallam àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtí bàbá dákan gbogbo àwọn kíní nǹkan ẹnikẹ́ni tó bá kó sí ẹ́ tó bá kó sí látara kí bí i àwọn bẹ̀rù ní ìpẹ́ ẹ̀yìn mo kó sí látara pé ó ń ṣe kí ni ó ń bẹ̀rù ni ìwẹ̀ ní báyìí kọ́ wàláhì kò ní excuse kẹ́kẹ́ àbí ó kó sí látara wípé ó ń ṣe yẹ̀yẹ́ tẹ èmi kàn ń ṣàwàdà ní kí ní ẹni kí mo sọ̀rọ̀ kèfèrí lẹ́kan èmi ń ṣàwàdà ní kèfèrí náà sì ni pẹ̀lú àwàdà tó ń ṣe ẹni ẹni èyàn kan tó lè ní excuse lè tán bá jẹ nípa láti kó sáwọn fúnfún yìí wọ́n fọ́ọ̀sì ẹni gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí sahabi ammar bin yasir radiyallahu anhu nígbàtí wọ́n fọ́sẹ̀ pé kó bú annabi bàtán fọ́sẹ̀ tí ya ipọ́ tọ́tífẹ́ pa wọ́n ti mọ́dá ìgbóyá só bú annabi ní àbíká pa ó kàdà ní láti sọ̀rọ̀ tí ó dá nípa annabi sallallahu alaihi wasallam wọ́n a fi ilẹ̀ bàtán túlẹ̀ tán ó sára tí ó anẹ́gbà sọ fún pé kayfa wajadta qalbak ìgbà tó sọ rẹ̀ bóòlò sí rẹ̀mí ara rẹ̀ ó ní mutma'innan bil iman ọkàn mi kún fún iman bọ̀ wọ́kàn fọ́sí mi láti sọ̀rọ̀ ìjáde ní anẹ́bì ni pé fa'in ọ̀tún fa'id tán bá tún padà wá mú ọ bẹ́ẹ̀ tún ṣe nǹkan tó ṣẹyẹ ìgé ìtumẹ̀ ni pé tán bá jẹyàn pa láti ṣe kèfèrí wọ́n gbébọn sí ọlọ́rí pé yá sọ pé Jésù lọ́lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n náà sì ti confirm pé ọ̀tá ń bẹ̀nù bẹ̀ yíò

bóyá nìkan wà ní okùnbẹ̀ wọn sọ pé mọ́ bọ́ lọ rí o sọ pé jésù lọ́lọ́wọ́ bá àjẹ́bẹ̀ wa pa o o lè sọ bẹ́ẹ̀ náà wà ń bí ni so ìkìrọ̀hù náà tó láwọn ṣùgbọ́n kí ní ẹgbọ́dọ̀ wà tàákọ́kọ́ gbẹ́ ẹni yóò pa mí lóòtọ́ ni ẹni yóò ṣùọ̀ ní kẹsí kó ń ṣeré yóò pa mí gangan ni ó sì ó wà ní tòsí mi báyìí kódà ìbọn bẹ lọ́wọ́ rẹ̀ kódà yóò pa mí gangan kódà tó bá kú lórí dúkìá rẹ̀ ike òun sọ dúkìá rẹ̀ Ànábì ní ke man kutila duna malihi fa huwa shahidun man kutila duna irdihi fa huwa shahidun man kutila duna ahlihi fa huwa shahidun èyàn tó máa bá lé táwọn lè bá bá kówò rẹ̀ wá ó ní ní kólẹ̀ tó máa pa tí ò kówò rẹ̀ Ànábì ní ke shahidu ni shahidi ni ó kú lójú ọ̀nà ọlọ́wọ̀ bá ní èyàn tó bá wá tó bá ní pé àwọn fámìlì ẹ̀lú ya gbẹ́ wá ìyàwó rẹ̀ ya mọ́ wá ká máa ṣe ṣekúṣe pẹ̀lú ẹ̀ṣẹ́jú rẹ̀ tó bá ní ìrẹ́gbà ẹ̀yà pàmìnì tó bá pàbẹ̀ wà láìsẹ̀ ìdí èyàn tó bá kú bí látara ìjọmọlúàbí rẹ̀ ẹfẹ́ bá ìjọmọlúàbí rẹ̀ jẹ́ ẹ̀mí rẹ̀ padà wá bọ́ sójú ọ̀nà bẹ́ẹ̀ nǹkan fàwọ́ ṣàfihàn tí èyàn tó bá wí pé à wàlá èyàn tó bá rí pé bóyá láwùjọ àwọn èyàn gbòhun kọ́ṣe láwùjọ tí bá lè sọ̀rọ̀ kúfùrù yìí èmi lè sọ látàkí mo fi sí ìfẹ̀mí ara tèmi but àwọn èyàn pọ̀ tí wọ́n gbàtàjẹ pẹ̀lú ẹ̀ ìwé ìbí ògbùdọ̀ sọ ògbùdọ̀ sọ láyéláyé wọ́n yà pa ni ẹ̀rí dẹ̀ ń bẹ fún wa níbi ìtàn al-gulam wal-malik nínú suratul eh, kinangbe suratul kinangbe sọ́rọ̀ yíò ó ti sákàmì lórí so tọ́lá wọn pé innal ladhina fatanu al-mu'minina wal-mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam wa lahum adhabul hariq inshallah bóyá tásìkò bá gbọ́ra alimu kí sọ̀yẹwa nínú Qur'an àti bá nabi sallallahu alaihi wasallam átorí ẹ̀kọ́ tó pọ̀ gan bẹ́ wọ́lá látara ọmọ kékeré nífà ọmọ kékeré ìnígbàgbọ́ rẹ̀ díẹ̀ lágbára ó dẹ̀ nígbàgbọ́ ló nínú ọlọ́ọ̀bá tànàbí rẹ̀ sallallahu alaihi wasallam annabi tọ́lọ̀ bá mẹ́fí wọn gbána ó sì padà kú lórí bẹ́ ọmọ kékeré wallahi ọmọ kékeré ni inshallah al-karim tó bá dé rọ̀lẹ́ àbí tó bá di àárọ̀lá a ṣe àlàyé ìtàn ọmọ kékeré yẹn ká أنبي الله سبحانه وتعالى كشل دافوين كوكوا هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته